إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أم نيتس واجل لوري أقسام توحيد ni pẹ̀lú ìdáwọn ṣe rabla aziz bin abdullahi bin bazin rahimahullahu ta'ala ibi tí a ti dún ní ìrọ̀lẹ́ àná ni wípé bàbá ń ṣàlàyé wípé àwọn nǹkan tí àwọn ẹlẹ́bọ tí wọ́n jọ́sìn fún ó pọ̀ gan kìkín ṣe pé ó sànìkaná jọ́sìn fún èyí tó ń jọ́sìn fún oòrùn èyí tó ń jọ́sìn fún súpa àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó ń bẹ nínú àwọn ẹlẹ́bọ yìí wọ́n ní rízì ní wípé àwọn lárúbáwá in táwọn fi máa jọ́sìn fún òsà ní wípé in tó máwọn lára in táwọn bá ní ilẹ̀ táwọn bàbá wọn máa ń ṣe jù ní wípé wọ́n máa ń jọ́sìn fún àwọn òsà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹni rí tó bá ti kú nínú wọn àwọn tó bá ti kú tán jẹ́ ní rí wọ́n máa mọ ìrẹ́ wọn kalẹ̀ èrè yẹn ni wọ́n máa jọ́sìn fún so àwọn <clears throat> ni pé gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe sọ nínú suratul najm suratul najmi aya 19 day 23 alani afara'aytum al-lata wal-uzza ṣé ẹ rí allatu ni àti al-uzza wa manata thalithata al-ukhra manat tí ń ṣe ẹlẹ́kẹta wọn imi so allat al-uzza àti manat mẹ́ta nínú àwọn òsàtàwọn larabawa ta ma joseph ne alakumu dhakaru wa lahul untha ṣé ẹ̀yin lẹ ní akọ Ọlọ́run lóbìnrin because nínú nǹkan táwọn lárúbáwá tún ma ń ṣe ní wípé wọ́n ma fi obìnrin ti sọ́dọ̀ ọlọ́run ọba bí pẹ́lú ọba lọ́mọ obìnrin ní táwọn lárúbáwá tún ma ń ṣe tiwọn nìyẹn àwọn wà ma fi ọkùnrin ti sí ọ̀dọ̀ ara tiwọn ọlọ́run ni tilka idan kismatun a ilé ìpín àbùsí lílé ìtẹ́ǹpín yìí tẹ fi ara aláwọ̀ ni in hiya illa asma'un sammaytumuha gbogbo àwọn òsàtẹ́ǹsìn yìí ṣe bá wọn orúkọ tẹ́ fún wọn fúnra yín ni in hiya illa asma'un sammaytumuha antum wa aba'ukum ẹ̀yin àtàwọn bàbá yín lẹ́ ń dáadáa pẹ̀rọ mọ́lọ́wọ́ ma anzalallahu biha min ẹkàn ń tẹ̀lé a àbí ayésọ́nà máa ń pè ayésọ́rọ̀ ike ó dà pé ó dàbí ẹni pé in tí ó dáyé lójúlẹ̀ ń tẹ̀lé níbi ọ̀rọ̀ ẹ̀sìn a wà máa táhàwàl anfus àti tó bá fẹ̀nú yín mú ìfẹ́nú lẹ́ ń tẹ̀lé sọ àwọn tán ṣe bọ̀ pẹ̀lú Allah ìmọ̀nádẹ̀ ti dẹ́wà báyìí látọ̀dọ̀ Ọlọ́run Ọba ah, Kùrán ló ti dẹ́wà báyìí súnnà Nabi sallallahu alaihi wasallam ló ti dẹ́wà báyìí lórí gbẹ́kẹ̀lé mọ̀nà náà ní gbogbo ẹ̀ so Sheikh Ibn Baz rahimahullahu ta'ala wọ́n ní pé fallat ṣẹ́rí allatu ti tọ́lọ̀ dákọ̀ nínú Kùrán yẹ o afàrọ̀ aitumọ̀ láta ta ní kan nínú àwọn òsà táwọn lágbà ma ń jọ́sìn fún ni wọ́n ní rajulun salihun ẹni rí lóhun ti kú wọ́n máa òsàlé kíní ibisàrí rẹ̀ gẹ́gẹ́ bá wọ̀nyẹ́ sin ṣe lé nínà so rọ́jùlùn sọ́lẹ̀hùn kánà yẹ lítù sọ́wẹ́k lilhajj àbí lilhujjaj ṣẹ́rí ọkùnrin rí ní tó ṣe kí ó ma ń lọ sọ́wẹ́k níbi flá ó ma ń bá wọn gún ó ma ń pìpì ó ma ń fi ń bá wọn sí oúnjẹ fáwọn tàbá ṣe hajj àti láwọn àwọn lágbàwà ń gbà náà kánàbí tó dé gan wọ́n ma ṣe hajj because wọ́n wà lórí ẹ̀sìn ànábì Ibrahim alayhisalam àmọ́ wọ́n padà dáadí tó pé àwọn àdádálẹ̀ tán kó wọnú ẹ̀sìn wọn ilé yóò dé yóò fi kún ẹ̀sìn yẹ́ padà change ẹ́ kí amrubin luhay kó tó wá gbé ìmọ̀ ṣẹbọ padà wọnú jeziratul arab padà gan ó kàdà áfẹ́ ibrahim hanifan wa ma kana minal mushrikin ibrahim òdẹ̀ sínú àwọn ẹlẹ́bọn so ló jẹ́ kan alágbára àwọn traces ẹ̀sìn anabi ibrahim yẹ́ sí ń bẹ lára àwọn ìwà tó tún kódà ìmọ̀ ara wọn wà tó dá lára wọn lágbára gbà wọn gbà ah, ẹ̀sìn ní kéfèrí láàrin èyí ń lára wọn wọ́n máa ṣe hajj so ẹni yìí tamá ti wá ṣe hajj o a máa bá wọn prepare bí oúnjẹ kan so kana yuhsin lilhujjaj yalittu lahum as-suwayq a máa ṣe dáadáa fún àwọn tó bá ṣe so fa'abaduhu ìgbà tó wá kú tán wọ́n wá sí ni وعبدوا صخرته التي كان يلت عليها ibi òkúta tí ma fi ń bá wọn gùn kan yẹ wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n tún jọ́sìn fún yọ̀nà ló jẹ́ kí nínú àwọn nǹkan tó ṣe pé àwọn ọ̀nà tán gbà kó wa lọ sí ibi ẹbọ jù ó ní pé káwọn ní pé bàbá kan ibi tó ti ṣàlùwàlá ní ayé ayé tó lálùbáríkà ní ẹlọ́mà bú yẹ̀pẹ̀ bẹ̀ kí ní bú yẹ̀pẹ̀ bẹ̀ fún kò sí tẹ́lẹ̀ fi yẹ̀pẹ̀ bẹ̀ sí wọ́lá ẹ bàbá kan ọ̀pá kan ọ̀pá yìí òun tó bá ti wá di táìmù àwọn mawàlìíjì ibi ọ̀pá iná kọ́kọ́ lọ wọ́n kọ́kọ́ lọ sẹbọ́n bẹ́ẹ̀ wọ́n lọ wá lùbáríkà lára ọ̀pá yẹn the same thing táwọn lágbára yẹn náà ń ṣe náà ni ẹsẹ́ the same thing ni wàlá because bọ́ á ti rò ọ̀pọ̀lọpọ̀ ti rò pé yí tán pèlẹ́bọ imi ò sáàkújọ́ sí fóòsà in ti forí kalẹ̀ fóòsàn so mi ìṣẹ́bọ rárá kìí sọ́nà tán gbà ṣẹbọ nìkan ni ẹ ọ̀nà ẹbọ pọ̀ gan ló yẹ pé tó tó bá mọ́ lọ sí bí a mawalidi kan nínú lọ ríbẹ̀ dẹ́ta mọ́ sí ní bí a bí odi àfándà níbẹ̀ tẹ́ bá lọ dáadáa because àwọn èèyàn náà lọ dáadáa ni ó ti wọ́kọ́ níbi ìdà kan wọ́n ni pé ìdà yẹn ni ìdà bàbá yẹn tó kú ìjọ ibi ìdà yẹn lẹ́kọ́kọ́ lọ ẹkọ́kọ́ sẹ́bọ́nbẹ̀ gan gbogbo tẹ́ bá ń fẹ́ because ìdà àwọn ẹni rí so kí yẹn máa sọ pé àwọn bàbá kan wọ́n ti kú so àwọn remnant wọn àwọn kan tán fílẹ̀ tán fílẹ̀ kí ni spiritual kí ní kan ti bàálẹ̀ sórí rẹ̀ so ibẹ̀lẹ́ tí wà lọ mọ́ tọrọ àdúwà in tí ó sọ àwọn alágbára náà dẹ̀lẹ́bọ̀ ni ẹni yìí jẹ́jẹ́ rẹ̀ nígbà wọn ṣe nígbà wọn gún kìnnìfà kan jẹ ní hajji ìgbà tó wá kú tán wọ́n bẹ̀rẹ̀ sí ní ma jọ́sìn fún òkúta tí tó fi ń gún ẹni pé òkúta yíò albarka ti gbọdọ̀ sọ̀kalẹ̀ sórí ẹ̀ Taif wa Makka igi kan bẹ láàrin bẹ̀ náà pè ní Al-Uzza. Kánú ya'budunaha àwọn lágbàá bẹ̀rẹ̀ sí ní máa Joseph ogi náà ẹ̀dàkọ̀ ẹwugi. Wọ́n ti nígbàgbọ́ kan nípa igi yẹn pé igi yóò é, eh! wọ́n ti ní wọ́n believe nípa rẹ̀. Believe yẹn ló máa ń fa kí ẹ máa ṣe rán kàmá yẹn, yẹ bá yẹ ṣàlàyé ní àná. Gbà tó bá ti ní believe pé àwọn òkú lè máa lé ọ. Kí fa natural, kí kan tí ó fà sára àwọn òkú yẹn kí bí a ká máa ṣe báyìí fún ọkà máa lè bà So ti yẹ báyìí. So, Ah, tàbùdùha kùrẹ́ṣùn wàtẹ̀dẹ̀ríwùha àwọn kùrẹ́ṣùn jọ́sì fún igi náà wọ́n dẹ̀ ń pè tamati ní bukata sí nǹkan káàna fiha jinnun yulabbisuna alayhim aljannu kan wọ́n bẹ́ lára agi yẹn ẹ̀hẹ̀ eh, aljannu ẹni dì sí fún wọn ló jẹ́ kó pọ́síbù wọ́n lè ní pé wọ́n rígi kan igi yẹn ó ń sọ̀rọ̀ aljannu lè wà ní ẹ̀kọ́ mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni àti kan tó kọ̀bá ìwọ tó wá jẹ́ mùsùlùmí lò ní give attention sáwọn kí ní ẹkí wo aljannu because wọ́n ti gbọ́ta òríjì ìwò ní wàhálà díẹ̀ so yọ yatakallamuna min dakhiliha alìjẹnú wa máa sọ̀rọ̀ nínú igi yẹn wọ́n tó wáwùl pé hé igi yíò igi abàmì ní o ẹ jẹ́ ṣe kíni ká jọ́sìn fún igi náà <clears throat> kan tí ń bẹ ansar wa ghayruhum àwọn ansọ́rù nígbàna wà máa jọ́sìn fún al'aus àti àwọn khasraj wà máa jọ́sìn fún àwọn ansọ́rù ni àwọn ará madina tàgbà nabi sallallahu alaihi wasallam lálejò nígbà tó kú ní makka nítorí ẹ̀sìn aláwàbà so nígbàna <clears throat> gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn aus àti àwọn khazraj wa ghayruhum fa anzala Allahu fiha ma anzala wa abtalaha Allah bá wá sọ̀kalẹ̀ nípa kíní ẹ̀ Allah bá sọ̀kalẹ̀ so inshallah ibi ni a ti dúró fúté ní bọ̀ká tó dúró níbi àyà yẹn níbi àwọn àyà taka yẹn ó possible fáwọn tó bá mọ́n mọ́ eh, mú wa ṣe bí áyà wà ń bẹ tí ṣe ìtọ́nù tó fi sínú Kùránì ẹ ọmọ ń sọ bẹ́ láwọ orientalist èyàn tó bá mọ́ ń kàn kádádá tí mi jẹ́ ti kádádádá ti ẹni ní báyà bí reason ni pé kí sọ̀kan bẹ behind the áyà àfàrọ̀ aytumul Lata wal Uzza wa Manata ath-thalithata al-ukhra ó ní ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ ní tẹ́mà sallallahu alaihi wasallam ṣe rí ọ̀rọ̀ yẹn hadith yẹn ọ̀rọ̀ ń bẹ níbẹ̀ lọ́dọ̀ àwọn àfọ́ ní hadith ṣó rẹ̀lẹ̀ àbí ọ̀rẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfágbà pé hadith yìí ò rẹlẹ̀ hadithun batilun àwọn tó bá gbà kó tún rẹlẹ̀ náà wọ́n tún lálàyé fún hadith ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni wípé ìgbà tí àyà yìí ń sọ̀kalẹ̀ afara'aytumul lata wal uzza wa manata thalithata al wa ti àyà kan bọnu àyà yẹn ó ní Sheikh Al-Albani wọ́n kọ tírà kan tán pè fi nasafi qissatil gharaniq àwọn ilé ìgbàtà nàbí káyà yau àwọn èyàn wọ́n gbọ́ tilkal gharaniqul ula inna shafa'atahunna la turtaja ṣẹ́rí àwọn gharaniq ó ní bí àwọn bí ọlọ́wọ́ bá wá àwọn bàbá àbátán jọ́sẹ̀ fún yìí bí gbàtà nàbí káyà yẹn

ẹmọ́ gbàgbé pàwọn lárúbáwà tí wá bá nábi pé wádù láòtúdìhínú fàyùdìhínún in tán fẹ́ lọ́dọ̀ nábi tẹ́lẹ̀ ní pé jẹ́ kájọ máa ṣẹ̀sìn yìí tàbá ti jọ ájọ ṣe islam lé ní wọ́n ló wá síbi àwọn òsàwà lọ́la ájọ máa ṣe síra mọ́ ní àwọn rò pa nábi ti ń ṣerú nǹkan bá so ti bá àbí irú ohun àwọn kìfèrè ohun ṣe ìtọ́nì ni wọ́n gbọ́ nítorí ọlọ́ọ̀bá ti sọ nínú suratul hajj wípé kò sí ànábì kan nínú àwọn ànábì ọlọ́ọ̀bá tí ń ṣe pé nígbà tó bá ti ń ka Qur'an fáwọn omine yàtẹ̀ ṣeìtọ́nì ó tẹ́ láti ti àwọn ọ̀rọ̀ kan bọnú ọ̀rọ̀ ànábì yẹn ṣeìtọ́nì ó tẹ́ láti ṣe kí láti ju ọ̀rọ̀ kan sínú àwọn ọ̀rọ̀ ànábì ọlọ́ọ̀bá yẹn tó fi síbẹ̀ yẹn Ọlọ́run fẹ́ jẹ́ kí lè jẹ́ ibi fitna fáwọn èèyàn ni Ọlọ́run fẹ́ fi ṣe test fáwọn èèyàn ni so because yẹn lè padà káyí pé ṣe mí bẹ́nu Qur'an áyà kan tó ṣe pé ṣe ìtọ́nù ló fi síbẹ̀ wọ́n padà wá yọ nígbàtà nẹ́bì kú tán rárá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ibá yà bí nígbàtí ìtọ́nù ni wọ́n ń gbọ́ Ọlọ́run bá ní wíwíkú ṣe ìtọ́nù lẹ́ti ẹ̀

memorization Qur'an díẹ̀díẹ̀ bóòlẹ̀ ilẹ̀ ṣe mọ̀ ìtumọ̀ tí ń bẹ nínú Qur'an wallahi àwọn Qur'an kún fún àwọn treasures gan àwọn tó ju tó wà more treasure ju um, kí náà ń pè ju gold àti silver àti diamond lọ ń bẹ nínú Qur'an tó dẹ̀ ń pamọ́ tó ń fòwà lójoojúmọ́ ẹ̀kọ́ nípa Qur'an so ibi láti jọ fún ní hádà wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh